أحمده وأجلله وأعظمه وأكبره وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله والإنس قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا إن الله سبحانه وتعالى خلق يوم خلق السماوات والأرض مئة رحمة وحبس عنده تسعة وتسعين رحمة وأنزل واحدة وبهذه الواحدة نتراحم ثبت هذا عن رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم القيامة ربنا سبحانه وتعالى يرحم عباده المؤمنين الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم من أهل الجنة أمة وتسامى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله وقد أثنى عليهم مرة أخرى فقال وكان بالمؤمنين رحيما فهذا النبي نبي الرحمة لذلك كانت أمته أمة مرحومة دعا الله ربه سبحانه وتعالى لينزل على هذه الأمة رحمته ولا أن يسير هذه الأمة أمة مرحومة لا عذاب عليها في الآخرة فربنا سبحانه وتعالى تقبل دعاء نبيه وأراه أنه قد تقبل دعاه في أمته حتى جعل الله سبحانه وتعالى هذه الأمة أمة مرحومة أمة الإسلام وما بنا إذا كانت هذه الأمة أمتكم أمة مرحومة ما بكم نزعتم الرحمة من جذور قلوبكم ومن جذور صدوركم بعضكم لبعض وبعضكم إلى الآخرين لماذا علامة لا علامة تتغاضبون وعلامة تتحاسدون فإن الشيطان حريص على إفساد هذه هذه الخيرات على هذه الأمة وعلى كل فرد من أفرادها لننتبه لنرجع إلى الكتاب والسنة قال الله سبحانه وتسامى ففروا إلى الله ففروا إلى الله إني لكم منه نذير مبين أمة الإسلام أسأل الله الذي لا إله إلا هو ألا ينزع الرحمة من جذور قلوبنا وأن يزيدنا رحمة حتى نتراحم برحمة الله سبحانه وتعالى فنستحق الرحمة من الله في الدنيا وفي الآخرة ثبت عن نبينا صلى الله عليه وسلم أنه قال للعقرة ابن حابس التميمي يوم رأى رسول الله صلى الله عليه وسلم رفع ابنا له فلما رفعه تعجب أن صلى الله عليه وسلم رفع هذا الابن ثم قبله رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله عندي عشرة أولاد ما قبلت واحدا منهم أبدا فقال له رسول الله صلى الله عليه وسلم إنها لرحمة ولا تنزى إلا من قلب شقي ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال فلما باتوا وعن المسلمين an tọrọ alikin kilo àti gẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam en tọrọ ọbarin láti ma jẹ́ ike fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí an nabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ará ilé àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọ galikiyama ẹ̀yọ́n àánú ẹ̀sìn mo ń fi àsìkò ìran àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bùn sẹ́rẹ̀ náà létí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ akọ̀nú ọlọ́run ọba ẹjẹ́ akọ̀nú ẹni kọ̀rọ̀ kákọ̀nú ẹni gbangba káwà máa bẹ̀ gbogbo bí ìpayà tòótọ́ ti ẹ̀ tí ó sì sí aláǹfàní láyé àti lálìkíyàmà oníkọ́nà ọ̀bọ̀ sí ní ìrọ̀rùn fún wa adúpẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó mú wa sí kó jẹ́ kí a sí ọ̀pọ̀ rẹ̀ láyé kọwọ́lá àdáníkànsí rẹ̀ kó sì gbà ní ìbàdá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa a ń bẹ̀ lánàá wípé kí ilé yánà ju ẹnìkọ̀ọ̀kan wa Allah ó sì ní ìrọ̀rùn bẹ́ a wá ń bẹ̀ kọ́ gbà ní ìbàdá fún wa ọlọ́njẹ́ gbà ní o àti ẹni tí ń sọ̀rọ̀ àtàwátà ń gbọ́ àtẹni tó kéwú àtẹni tí ó kéwú àwa mùsùlùmí àgàgà láàrin ara wa a ń bára wá lò bí ẹni tó jẹ́ wípé ọlọ́run fún wa nírú ànàbí tó fún wa ànàbí tọ́lọ́run sì fún wa yìí ó parí oore sára rẹ̀ kámọ́bà láwìjáre ni ó parí oore sára rẹ̀ rí bí gọ́sí

ẹyọ kẹrin láti ìgbò ti dásẹ́mà àtilẹ̀ iná ni a fi ń ṣàánú ara wa ẹ tó búyàn lówó ẹ ń búyàn ló ń jẹjẹ ẹ ń kọ́lé fúnyàn ẹ ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ ń tọ́ dàmú torí èyàn ẹ mọ báyàn lọ lé àná mọ báyàn lọ ẹ mọ pọnmi níjọ́ tí òrómi mọ bá fọṣọ rẹ̀ mọ bá kásọ níjọ́ tí ó sì lé tẹ́ anísàtà ń tẹ́ mẹ́ẹ̀ranko tó bí ma rẹ̀ lẹ́ ma ń bọ̀ níbi pátákò rẹ̀ tí ọ̀fẹ́ tí ọmọ mọ́lẹ̀ tó náà wá gbé ẹsẹ̀ òkè báyìí tó wà <clears throat> ń ti bí wá rí ká lè bá wípé ìkẹ́ orí sọ pé kò irọ́ ní kò ọjàrí 99 bẹ̀rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nínú ẹyọ kan tó wá sọ̀kà lórílẹ̀ wọ́n ní ẹnìkan ó ní owó àà Abíọ́lá ní ó ń gbọ́ wọ́láyé bọ́bá bọ́bá jẹ́ pépà simenti sáyìn sọ nínú ẹyọ kan tọ́lọ ń sọ̀kalẹ̀ náà ni ẹnìkan o wọ́n lò ń lólówó jù gbogbo ayé o àà kò sí etí èná o kò sí tí èfún yẹn o ẹnìkan tí ẹ̀kan wò sùsùn ó lóhun ó sì kọ́ ilé fáwọn ọmọ òrukàn ó wá fọ́mọ òrukàn 50 million ń sànú wọn ń tọ́jú wọn ẹnìkan wá gẹ́gẹ́gẹ́ lé pé

àà ah, ah, kíkáyà para wa ní o àà ah, bí ọ̀bá ìjẹ́ tèmi ìrọ́wó èmi ní jẹ president ìrọ́wó èmi ní jẹ èyí eh, tí a màlúwà mẹ́jọ ìrọ́wó èmi ní gómìnà o gbogbo ń tẹ́ǹsẹ̀ inú kẹyọkẹ̀ ni anábìnrin tó bá jọ gbàlì kìáma 99 tọ́lọ ń fi sọ́dọ̀ rẹ̀ yóò kò sálìjẹ̀ náà fún gbogbo ẹmbá rúure tọ́sọ̀ rẹ̀ adùn tẹ̀mbọ́ àgbánu jẹ́mọ́ ẹ̀wá jẹ́ ìmàjí bí alìjẹ̀ ó ṣe rí nígbà 99 bá wá wà ń bẹ 99 gbogbo iná ní sọ pé tójú òrìrí ní bẹ̀m̀bẹ̀ ìtẹ́ tí ọgbọ̀rí ní bẹ̀m̀bẹ̀ ìkẹ́yì ẹyọ kan tayé iná náà náà ìlà parawaparawa sí yóò ìlà torí ẹ̀ sọ pé ẹwọ bí ọba já náà sáàtì ẹ̀ ti gbádùn náà ó ti ẹ̀ ti pí àjúbáhùn ọlọ́run ó tún wá kó ń lẹ̀ yóò tún wá jama 99 tó ti sáré jẹ yóò wà di 100 jama ẹwà jẹ́ òpé bóòlà jẹ náà ó ṣe rí kọ́dà kápẹ́ yọ kan tayé ìṣẹ́ kọ́lọ̀ wá ní ah, máa fi 97 pamọ́ ẹyọ kan tayé ìní mú kú èyí wà mú méjì nínú 99 ti mẹ́lọ́dọ̀ mi yóò kú 97 ìyí fi méjì ìyí fi sí ìyí fi sálì jẹ Ewo wo bí ìgbádùn náà ṣe tó so ló fi jẹ́ pé ìgbádùn àlìjẹ̀nnà kò sí bí èyàn ṣe lè ròóròórò téèyàn wà gẹ́ẹ̀tì ọkọ̀ kò sún mọ́ wa kankan ọpọlọ kankan ò gbé ọlọ́njọ́ jàre jẹ́ fi pòwe bá ní ẹ̀tọ̀ صلوات ربي وسلام عليه جماعة النبي صلى الله عليه وسلم èèyàn dáadáa ni ọlọ́kàn ìkẹ́ ni tí ń bá pẹ̀yàn lọ ọlọ́kàn àkẹ́ kìí sí ìgbà tí èèyàn ràn kàn kí ọlọ́n nìkan ìlọkìn yọ ma jọ kàn kẹ́ ìgbà tí a lè pìyàn lọ́kàn àkẹ́ jù bẹ́ẹ̀ lọ ó nìgbà tí ẹlòmí ìbúkàtà sí yàn téèyàn wá ṣe tí ń fẹ́hùn kò rí èyàn gan ṣùgbọ́n èyàn ń bẹ́ ń bí kéèyàn ò sáànú rẹ̀ èyàn wá sí àánú rẹ̀ jàmá táa bá wo àrin àwa mùsùlùmí ọlọ́run pè wà lọ́mọ ìyá ṣùgbọ́n ìwà wa láti bí ìsíbẹ̀ kọjọ́ ni a kò tí bóòrí ẹnìkan bá dé ìbànújẹ́ ó mú wa bá bá gbọ́dá dá nípa mùsùlùmí kan inú wó sí bàjẹ́ kọ́dà kọ̀ jẹ́ pa ní jùlọ in tí sáàmà tí ó ń kálukú lọ́rùn ní wípé gbogbo tẹ́lẹ̀ gan wọ́n máa sọ wípé mọ́sàájú mi ìnìyàn ní ẹ máa wí fine ó ń kálukú náà níjọ́ ń du ayé ara rẹ̀ ṣùgbàyé ìtàǹgbélọ́yìn wọ́n tó ti ń sọ pé mọ́kàáyìn sí kó kú mi ìwọ́lọ wà wájú o tó ní kẹ́lì kọ mọ́ wà látẹ̀yìn rẹ̀ olùtítẹ́ lọ́rùn wọn náà mọ̀ rìnbọ̀ díẹ̀ díẹ̀ lẹ́yìn o ní kọ́ sáàmà kòrò ohun ọ̀fẹ́ ṣe o sì wájú ìfẹ́ rí ọlẹ́yìn náà jẹmáà ìkẹ́ tó jẹ́ pé lọ́lọ́run fi bí gbogbo wa bá ti rí nǹkan tí ó bí wa nú a bínú bí káyí ọ parẹ́ síbẹ̀ jàmáà tá bá ti rẹni tó sẹ́wà a bàjà bí pé tá bá ti ṣe bẹ́ inú ọlọ́ngbò ní ìdún jàmáà tá bá rí nǹkan méjì tí mì a wà bóòlẹ̀ a ṣe ti méjèèjì ṣubú ni kìí ṣe pé bóò láti gbìyàn dìde padà tàbá sún papọ̀ tí wé dá padà jama'a awambo anábi wa sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó fi ojú rẹ̀ rí pípọ̀ torí ìkẹni kó lè bá di ibi tá ma sẹ́rí lọ láti lọ rí mú ọgbọ́n àti òye ìkẹ́ à ń sálàyé lọ láti rí tòótọ́ gbogbo àjọṣe wọ́n ma ń ma lórí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àti ìkẹ́ wọ́n sún mara wọn ni wọ́n yàtọ̀ síra wọn ọ̀tọ̀ nífẹ́ ọ̀tọ̀ ni àánú ṣùgbọ́n ìfẹ́ a máa lọ fáwọn àdíkà sí kejì a sì máa yòrò tí bá ti ń pẹ́ àwọn àdánwò a máa fẹ̀ tí ò ní sí ṣùgbọ́n àwa mùsùlùmí káwọ̀ ọgbà wípé dáadáa ń lọ́dọ̀ wa gbogbo ìgbàkígbà tí ọba ti sí ìfẹ́ bá yòrò in tí fi ẹ̀fàyé ọ náà ni ìkẹ́ ọgbọ́dọ̀ wà náà títàwà mùsùlùmí ni wá ọmọlẹ́yìn annabi òníwá kí wá ní àwọn tójú annabi kan sọ́lọ̀wátò rọ́bì wasalamu alayhi tọ́lọ̀n ọba fi fi pòwé dáadáa fún gbogbo ayé annabi sallallahu alaihi wasallam ọlọ́n gba maka fún nígbà tó gba ń pè ní malik ibn awf àwọn ará tọ́ìfùnù àtàn lárbá tí a yíwọ̀n pò wọ́n ń sàrà wọn jọ wípé táwọn Kùrẹ́ṣì bá ìgbà sílámù wọ́n gbà fáyé wọn àsìkò tó táwọn ó wúwà nẹ́bì tegbòtegbò ogun eléyìí inú kí àwọn ó borí káwọn ọdẹ tí ọmọ ìyànsí ìyànsọ́nù nínú káwọn òbógun lọ ṣùgbọ́n táwọn ọba bógun yìí lọ àwọn ọ̀fẹ́ nkankan tí ọmọ ọmọ ronú lọ́nà ọ̀run ọya oǹkàlùkú ọmọ kó nkan tí è jagun ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ fi nkankan lẹ́nu dúkìá yín ẹ kò yáwò lọ gbogbo ọmọ tó ǹkàlùkú bá bí yóò kò lọ gbogbo ẹ ń bá lẹ́rin ẹ dà lọ ẹ ní àgbò kọ́ dà lọ ẹni màálù kọ́dà ẹni rákùnmí kọ́dà kèé sógun tẹ́nìkan ma rántí pé ǹjẹ́ ní sábáyì torí mo fi nǹkan lé ẹ̀rẹ́ àfihàn kan lé ogun tátàní bí ẹ ṣe múra ogun nù wọ́n sára wọn jọ wọ́n wá jẹ́ 20,000 Ànábì sallallahu alaihi wasallam òun tó mẹ́kàlọ̀ ìròyìn dọ́dọ̀ rẹ̀ ewó tún lè léyìí ọ̀dá nígbàtàwọn ànàbí ọlọ́rọ̀ wọn sallallahu alaihi tí a sọ̀hábà wọ́n jẹ́ 12,000 tí wọ́n bá ní ànàbí lóògùn kan àwọn mùsùlùmí wá pọ̀ lẹ́yìn rẹ̀ kò sí ogun tí a ti pọ̀ tó ogun Hunain ogun yìí àwa jẹ́ 12,000 kèfèrí jẹ́ 20,000 ogun tí mùsùlùmí ti pọ̀ jù in tí ń bẹ láàrin àwa àti kèfèrí 8,000 tó ń bẹ láàrin wa àwọn àfáà lélẹ̀ ìkọ́kọ́ jẹ́kọ́ àkọ́kọ́ wípé pípọ̀kọ́ ni bíborí ṣe ń tọ́lọ ní a máa ṣe sáwà ń ṣe torí ẹ̀yìn ẹni tí ó bá jọ́rì ọlọ́run lọ́lọ́run wà ọlọ́run ní sílẹ̀yìn alábòsí kò nínú ṣe ìtọ́nà àwọn mùmìnì wọ́n dìde ń jọ náà ṣùgbọ́n jọ yìí pípọ̀ wa àwọn tí a ń ṣẹ̀ṣẹ̀ ń gbà síláàmù àwọn ni a ń kún ànábì wọ́n wá ń lọ ń lọ ní maka àwọn kan wá ń wo wà ní àwọn mùsùlùmí náà ni wípé àìmá yí ogun 1000 a sì wẹ́lì údù náà bílẹ̀ sí rọ́tó ọlọ́mpadà yíwá wọ́n sàn ká ogun lánúgblábàlì yau ma min kẹsìrọ̀ sí ogun èyí tàà tó ti wá jẹ́ 12,000 yìí ni kẹsìrì yọ́wà borí wa ọ̀ọ̀ ká kọ́dà kà sẹ́yìn báyìí lédè kan a musulmi àti ìfẹ̀ wọ́n pàdé ogun ilé ogun ilé gbólóhùn pé apọ̀ tó ti jáde lẹ́nu wáyìí ọlọ́run wá fàdàwó rẹ̀ kan musulmi ní ọba ń pa musulmi ọ̀pọ̀lọpọ̀ ọhọ náà tọ́jẹ́ wípé imani ètí ìjókòó nísàlẹ̀ ọkàn wọn mẹ́sẹ̀ gbàsílámù náà pẹ̀ wà láàdé ńgbò tó táìmù kan ó ń ṣe ọlọ́run ìbáaka ló sì gùn ìbáaka tó tún jẹ́ abo àwọn ti fán wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àmà àjírùn léṣe àwọn sọ́rí ah anábì wa ń sọ jọ́nà lọ́wọ́ wípé annan nabiyyu la kadib annabi ọlọ́run ni mi ń sáà ana ibn Abdul Muttalib rẹ̀bíza ṣùgbọ́n ó ń sí ọlọ́run wá pé Abbas tó jẹ́ ọkù rẹ̀ pírí Abbas bá ń fi ohun agogo tọ́lọ fún ọ bá ń fi pí àwọn mùsùlùmí àwọn muhajirun àwọn ansor ọládéhùn tí wọ́n ṣe fọ́lọ́run wípé àwọn ó dùó tí èdìjọ ọkùnrin Abbas wọ́n pé wọ́n nǹkan kálukú àwọn ìṣẹ́ṣẹ́ wà ń padà bọ̀ ìpadà déyì ọlọ́nsán màlìká náà kalẹ̀ ó wá kún wà lọ láwọn mùsùlùmí ṣẹ́ṣẹ́ wà jẹjà wọ́n wà jẹjà sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní àti a mùsùlùmí wá wínì wọ́n wá kó ọmọ ìyàwó àwọn àwázínú ìlẹ́rú tí a lé ní 6,000 ẹran àìmẹ́yẹ làkúnmí màálù góòdì gbogbo àwọn nǹkan ibi àwọn ń bọ̀nù Ànábì sallallahu alaihi wasallam wọ́n kó gbọ́ àwọn kìíní wọ́n dà lọ sí àyíká ń pè ní Jìrọ́nà wọ́n kó bẹ́ ẹn tó lìdí ogun wá òtítà lọ àwọn àkọ̀ọ̀kan díẹ̀ náà náà wìyàn rẹ̀ wọ́n lọ ń pẹ́ àwọn àwázìmì ìwà lọ sí wípé ẹ̀dùn orí ibúwò làwọn bá kí bá ìgbìyàn káwọn náà sì gbà sílámù nírọ̀wọ́rọ̀ sí ará Mákà sì gbà sílámù ní ìsìn ìyàwó wọn ti kó lẹ́rú ọmọ wọn ti kó lẹ́rú ilé ayé àwọn náà lórí bó ṣe rí àwọn èèyàn wọn tó tọ́ ó ní gbogbo tó ń kálukú bá ní ní kó mú kú òlé kó mọ́ bá sí ìkẹ̀kẹ́ tó ń kálukú ní mọ́ ní gani ẹwọ́ jama èmi ní tèmi o èmi ọlọ ọgbà sílámù èmi ni a bá gbà sílámù ṣùgbọ́n àbí èmà fìyà gbà sílámù ṣùgbọ́n ìsìlámù ti hàn gbáyì wọ́n wá ń tún ṣe mítìn láàrin ara wọn pé àbótá ah, bá gbà sílámù ìtàn tí ó sì lè dáwọn dúkìá wa padà fún abáhùn ẹnìkan ní èmi ọmọ bí ẹ̀sì fẹ́ẹ̀sọ lé o ah, dúkìá dìsọ́rọ̀ dúkìá lélẹ̀ àwọn táwà panu wọ́n gọ́ ẹnìkan ní ọ̀ ṣe bí ànàbí ṣe bí mọ́ pẹ̀rẹ̀ lánàbí oúnkẹ̀ irú ń tàà fẹ́ fi lọ yìí wọ́n èé fi ìlú ẹlòmí àfirú rẹ̀ náà ah, wọ́n ni òótọ́ lẹ̀ ti gbà sílámù wọ́n lọ wọ́n bá bá nàbí méjì ìrọ́nà anábì sallallahu alaihi wasallam ó kù díẹ̀ tí wọ́n pín ìyàwó àwọn èèyàn wọ́n pín àmà wọn wọ́n pín dúkìá wọn ọdún sàṣálàm nínú rí ń gbá náà àti káàbọ̀ ọ̀nà àgbà ìsìlámù kí lè tó wá ń fẹ́ à ń tàà ń fẹ́ kú ànábì bó ní kò sí ní pín àyàwó wa àtàmà wa ànábì sallallahu alaihi wasallam ní kí lè tẹ́gàn ní à ta ni olórí yín tẹ̀yìn tí ó sọ̀rọ̀ wọ́n ní àbúsọ́rọ̀dì àbúsọ́rọ̀dì kọbọ́ta umbarakun sàsàlám onírì annabi umnuna alaina rasulallahi fi karomi annabi in tó dé láàrin àwa àti ẹ̀yìn in ti máa mú fẹ́ lọ ni a pàwọn èèyàn ti ẹ afẹ́kọ́ ọ̀dáwọn èèyàn ti a padà láàyè a mú àwọn èèyàn ti ẹ a sọ àwọn àyàwó wọn dikọ̀ lọ́kọ mọ́ àwa fẹ́ bẹ́ẹ̀bẹ̀ fún àyàwó ti a padà a mú àwọn kan nínú àwọn èèyàn rẹ a sọ wọ́n di wọn ní bàbá mọ́ àwa gbọ́n àmọ́ ti a padà umnun alaina ànàbí ò sì fi ìkẹ bá wa lò káti ẹ̀ pé ìfẹ́ ọ̀fẹ́ sí ń bẹ̀mà ó sì ṣàánú wa fa inna kalmaru narjú wà nadakhiru torí wípé ìwọ tún lẹ́ntà lè dojú ìrọ̀rọ̀ báyìí kọ́ umnun ala baydatin ò sì bá ní ṣàánú àwọn ẹyin kan kọ̀dì ákọ̀ha kọ́dàrún kádàrọ ọlọ́run ọba ó ti pokúlù musu ayé àwọn ẹyin àwọn ẹyin tí ń bẹ̀rẹ̀ àwọn ìyàwó wa nísìn àgbàkó ti bá àwọn ẹyin mumazzakin shamluha fi dariya giyaru àdánwò obú ó ti dé bá àwọn ẹyin wọ́n ti wá di tí wọn ní ríra wọn mọ́ wọ́n fàká ọmọ ilé ìdẹrú wọ́n tààrù wọ́n tẹ́lẹ̀ ìlọ síbí tẹ́lẹ̀ ìsíbí ànábì dákun abukatila alharbu hutafan ala hazani àwọn ẹ̀yìn ogun táa bá wà nábíjà ogun ti fẹ́ igbe kan kù fáwọn ẹ̀yìn igbe kíni ìgbèrè lórí ìbànújẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ ìlàmtàdà rọ́kùnmù ní àmáhùta ń ṣúrù ha gbogbo rẹ̀ tọ́lọ ń pé nàbí ọmọ fán ìkẹtọ́lọ ń sí ọ́yìí tààbẹ̀ rígbà náà kẹ́yìn ya arjaha an-nasi hilman hina yuktabaru àdánwò ti bá wa ìwọ sí ló tó dáa jùnú àwọn ẹ̀dá tí a bá fi ń tẹ́lò mí ò lè gbà lọ ìwọ lọ mọ́ gbàrú ẹ̀ mara ya khayra tiflin wa mauludin wa muntajabin iri annabi ló dáa jù níjọ tí a ní a malaye wọn ò tí ìbìrú ẹ̀ sáájú wọn ò sì ní ìbìrú ẹ̀ ìjọ tí gbogbo gbọ́mọgbọ́mọ ń gbé ọmọ lọ́wọ́ tọ́jọ mọ̀ ń pòòlò wọn ò gbèrú ẹ̀ lọ sáájú rí wọn ò sì ní gbèrú ẹ̀ lọ́mọ wà mú ń tájà bí tí wọ́n bá tún wá ní gbogbo umnuna ala niswatin o sì bá ní sànú àwọn obìnrin kan kọ̀dìkún tàtàrgọ́wà bẹ́ẹ̀ sì ní nínú àwọn ìdílé àwọn ẹni o ibẹ̀ làwọn tí ń fún ànàbí lọ yàn wa sànú àwọn obìnrin kan tó jẹ́ wípé ó tí wọ́n náà ti mú yàn nígbàyà wọn rí ìdú kàtàmláwò ni máa dé àdì rọrù nígbà tó jẹ́ wípé ẹnu rẹ méjèèjì ẹnu rẹ báyìí yóò kún fún wàrà àwọn obìnrin wọn ò ní já ọyàn kúò lẹ́nu rẹ̀ ẹnu rí ó kò ọba wọ̀ lóòtò gbẹnu kúò ìkẹ́kànnà náà fi bọ́ọ̀lù ìjọ náà òmìnà àlà níswàtín ó sì bá ní sànú àwọn obìnrin kan kọ̀dìkún tàtàrùdọ́wà in àsìkò tó jẹ́ wípé aṣọ tó bá tí wọ́n bá bá lọ́rùn rẹ̀ àwọn èèyàn rí pé tó fìtì ẹnu tí ọba fìtì ẹmá àwọn wọ́n bọ̀ change ẹ̀ ìwọ náà lè dáṣọ change lásìkò àwọn náà ti fìkẹ́ bọ́ lórí lásìkò náà sallallahu alaihi wasallam ṣàánú wa àwa ni àwọn èèyàn wàstẹ́p látẹ́jì àlànà kàmánṣá láti nà ámàtù ní ọ̀dọ̀ àwọn ará àjọun táwọn èèyàn bá ń ṣe àjò lọ tí a ń bá erí ògòǹgò e wọ́n máa mọ̀ wípé ogun ṣẹ̀ṣẹ̀ parí ń bì kankan ìpẹ́ torí wọ́n mọ̀ pé ìdọ̀lá ilẹ̀ yẹun tó bá ti di pé ogun bá ti jà ń bì gan ògòǹgò ọmọ káàkiri kò sì ní sẹ́rẹ̀ nǹkan tí ó tọ̀jú wọn mọ́ táwọn bá ti wá rí ẹran e wọ́n ti mọ̀ pé ah nǹkan ti sàwọn mọ́sọ̀wá na ni fa ìjọ ńlá tó tóbi ní á agbóolé ńlá ní á ẹbí ńlá ní á fàdúbí méjì àfánká méjì àrámáyé níwọ̀n bá ní ìkan wọ́n ti tàkan sí Amẹ́ríkà ẹ̀bẹ̀rú ni wọ́n ti tàkan sí Japan ẹbẹ́rú ni wọ́n tàkà sí India àà ní papọ̀ máa ìran wá fọ́ gbogbo pẹ̀lọ́tànù iná lánà ṣùkúrù aláàwà ń kú fèrọt annabi wallahi tí wọ́n bá ṣe dáadáa sáwà àwa o tẹ́lò mí ọ̀bá ti ẹ̀ mọ́ọ̀rẹ́ wale àwa mọ́ọ̀rẹ́ bákanáà mo sì fẹ́kọ́ ọmọ wípé látẹ̀yìn ò ní ìlọ wallahi ìntà ní ó ṣe ìtọ́ ọba lè ṣe fún wa ó ti dòrè láíláí ó tún di tí gbogbo ayé ọmọ sọ ìjú ọba tó ti ń sọ ọmọ tó sí sallallahu alaihi wasallam láì lọ́pọ̀ nílọ́pọ̀ nílọ́pọ̀ sásọ̀rọ̀ tó pọ̀ ó sì ọlọ́ ní gbogbo ń tẹ́ ahabbu ilaykum am amwalukum ṣé pé nǹkan meji ni mele báyìí àwọn ìyàwó atan mai dúkìá náà náà eh gold eh silifa ni ẹran ni nǹkan kan dúkìá náà náà ìyàwó àtọmọ ni abi awon oro aye mi to je nǹkan yín ah una nabi ọlọ́pọlọwọ ni won wa bí nírú bèèrè léyìí tí ó wà mú dúkìá ìyàwó àtọmọ náà musulun ni ọdá kòbúrú ma kana li wali bani Abdul Muttalib fa huwa lakum gbogbo tí ó kàn mí nínú ta àgbàlọ́wọ́ yìí tí ó kàn ìmí gbogbo yìí àti gbogbo tí ó kàn mọ̀lẹ̀bí mi ń bẹ̀ ní alìbáwáwá ara àwọn èèyàn ti nínú àbáṣbáwá nígbàbáwá pàtàkùn gbogbo àwọn eléyìn pàtàkì ó tó kà fámílì mi náà gbogbo yìí ṣùgbọ́n ma kọ́ yí ní ẹ̀kọ́ kan wọ́n kí ni ìdásọ̀lẹ́tù ìnáàsì tí bá ti kírùn fáwọn èèyàn tán ẹ mọ́ sí pé ẹ̀ tí kọ́kọ́ wá bá mi bá àtijọ́ sọ̀rọ̀ ẹwà wá ẹwà mọ́ bẹ̀kúbẹ̀kúbẹ̀ Ànábì a fẹ́ bi ọ́ ní ya Rasulullah inna nastashfi'u bika ila al-muslimina àwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà bí ànàbí wọ́n jọ wọ́n dákùn wọ́n bá ní dáwọn ìyàwó àtàmọ́ wa padà ànàbí ni ẹ̀yìn sásọ báhùn e, e, èmi ma tẹ́mi ó gì nígbàdí sọ́bẹ̀ta ah ànàbí ni ara kí la wá bẹ́ẹ̀ sí báyìí ẹti gbàsílámù ẹti dọmọ ìyáwá tábàtí ẹ̀wò pé ìfẹ́ ọmọ sẹ̀sẹ̀ wá padà pẹ̀lú wádùn tẹ́ ẹ̀dẹ́wò ìkẹ́ ọ̀gbọ́dọ̀ kú lẹ́mẹ̀wá sí ọdá gbogbo tí yóò kan èmi tí wọ́n fún mi nínú àdúkìá yìí gbogbo yìí àti èyí tí ó kan àwọn mọ̀lẹ̀bí mi kọ̀ọ̀kan mo gbẹnu wọn sọ ẹnu mi gbà gbogbo yìí bí àwọn mọ̀hàjírùn ṣe gbọ́bá wọn ni ogun ọba dìde wọ́n ni máa ká nàlà náà fọ́wọ́lì rasulillahi sallallahu alaihi wasallam ah, gbogbo tí ó bá kan àwọn náà wà muhajirun lápapọ̀ àfilẹ̀ fannabi àwọn ànsọ́rí náà dìde wọ́n ni máa Habis at òun ló jẹ́ magají àwọn Bani Tamim dọ́nà lọ́bá dìde àwọn yìí sì tẹ̀gbà sílámù náà ọ̀pẹ̀ ó ní

tó ń kálukú ti ń wò pé <laughs> wọ́n wà fóòn ní inú ìràkùnmí márùn-ún wà kán bí àwọn ilé àwọn ti dolówó ọ̀sádàálì Uyayna náà dìde ó ń lò sí jẹ mọ́gàjí àwọn jọna ní àmà ana wà Fazaro imani fún ìkẹ́ nínú ọkàn wa èmi ò fi ilẹ̀ mo sì ń sọ ọ̀bíáfù àwọn ẹbí ní gbogbo wa náà àwọn bànú kílùkọ rẹ̀ àfilẹ̀ bí i kéyàn sọ pé àwa gbogbo Ìbàdàn mo sojú gbogbo Ìbàdàn ànábì gbogbo jí ọkà wàrá Ìbàdàn ẹ sábà yọ sí ọ̀tọ̀ ó ní àrùsùn àsálàmì bí wọ́n ṣe sọ náà lórí so rémi náà àti bà ní sùlẹ́yìn bí kíyàn sọ pé àwa mùsùlùmí gbogbo òṣogbo látòkò délẹ̀ àfi ti alẹ́ o bó ṣe sọ bẹ́ẹ̀ tàn gbogbo àwọn ará òṣogbo pátá wọn ni ànábì ó lè dó lórí wa o nígbàtá àti wà bí àbí àṣẹ ààrẹ ńlá wà táwà gbóyénù ìkẹ́ ti lo náà ní bẹnu ti a náà òun ẹlẹ́dà fún ìntọ́fẹ́ gbà àwáwò àbáwà nábì lọ ah ó ní wà hàntùmú ni ẹ sì dojú tì mí tó báyìí ó ṣe fi lọ wá náà wò ah, ọ̀rọ̀ wá àwọn tí ó sì fẹ́ sànú àwọn ń bẹ́lẹ̀ táwọn sáwọn wò láwọn èèyàn náà japa mọ́nú pé ọ̀sán ah, ìyàwó ti a di kírókọ rẹ̀ àwọn mọ́ wọ́n sáwà báyìí oúnṣẹ́ ọlọ́run sáàjò nkálukọ́ sọ tẹ̀tẹ̀ àníbí wá ní ẹni oore tọ́lọ ń bá gbàlẹ̀ alọ́ látọwọ́ kèfèrí àkọ́kọ́ tọ́ bá kọ́kọ́ gbà falikuli insani sítù fàrọ idọ̀ fàrídọ̀ òun ni ràkùnmí kan wọ́n ma ń lò ìtumọ̀ ó gbé ajìnà kálàpì ràkùnmí kan ṣẹ́rí tó ń kálukú fi ilẹ̀ yìí in tọ́ kan kálukú ní ìsìn tó fi ilẹ̀ fọ̀lọ́yìn gbogbo dára tó bá kọ́ dé bá wa àwa máa fi fóńtọ̀ ní ràkúnmí mẹ́fà mẹ́fà mẹ́fà mẹ́fà okùnlẹ̀ ní nǹkan mẹ́wàá tọ́wọ́ ẹ̀kọ́ gbà yọ́gbà ràkúnmí 60 ràkúnmí orígun báwọn èèyàn ìkúnnà ṣe gbọ́bàá gbà bí bá kúlẹ̀ bẹ̀ẹ̀ fún ní nǹkan nílé gan ẹbá ń ro gbé bí àdábí ìrmí ìfẹ́ ń wí ilẹ̀ mìíràn dúró dé èmi náà ti fi kẹ̀bọ́n lò ní a bá dá ogbò àwọn nǹkan àwọn èèyàn ìpadà lápapọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wá ń fi ń pòwe wípé a ní ìkẹ́ ilẹ̀ máa rí lẹ́mì sallallahu alaihi wasallam ojú ẹsẹ̀ ànábì wá ní ẹgbó ẹ̀yìn àwázìn Malik múnà àwò tó jó lórí ogun tó kógun wá gan gbọ́ wà ọ̀rọ̀ kan ni akhbiruhu annahu in atani musliman aruddu alayhi ahlahu wa malahu wa ataituhu mi'atan min al-ibil elo sọ fún tó bá lè wá gba islamu dúkìá rẹ̀ tin bembi kó wá mú gbogbo ẹ̀ ìyàwó ẹ̀ kó má mú lọ ame kó má mú lọ ẹrú ẹ̀ tó ní gbogbo nke pátá kó má mú lọ in tó wá fún lọ́gọ́rùn ra fún mi ah, ẹni kan a lè wọ́n mẹ́lìkì mọ́mẹ́ gẹ̀gẹ̀ lọ sọ́bẹ̀ fún lọ sọ́bẹ̀ ó ní kí mọ́ tó ń dúọ́sẹ̀ orí ohun burúnù yàá ọlọ́n ti ṣeun wọ́n sì èmọ̀ wá wọ́n ní máa ti gbẹ̀sìn ẹ báyìí kèèkè fí ara ní ẹ̀mà ní bá ń bọ̀ ọ̀sọ̀rọ̀ sàṣàlám ó bá ní ashhadu an la ilaha illallah ó sì ọlọ́ni ẹ̀dá ogbodúkẹ́ rẹ̀ padà fún wọ́n fún gbọ́ ẹ̀tàn sátún wò pé wọ́n tún sọ ọ̀rẹ́ kan pé ọgọ́rùn ràkúnmí àni bí bàtún wọ́n lọ máa kó àwọn kan wọn kí ló kúkú náà ní bá ń kọ́gọ́rùn ràkúnmí ràkúnmí wà ń tú tìrí tí è pọ́gọ́rùn nígbà ń kó ogun ràkúnmí ìfọ́tán inú ẹ̀wà dùn lọ́bá kórin bọnu ó ní máa ń rọ àìtù máa ń rọ àìtù wà láṣẹ mìírín tù bí mi fèlè hín ìrírú ẹni ìrí o gbogbo ayé ẹwà gbọ́ o ìgbọ̀rú ẹni ìrí o ìrírú ẹni ìrí mọ́ ọkọ́ sọ ìtùgbọ́rú ẹni ìrí fi náàsì kù lílìmọ̀ bí mítìlì ẹn tó Muhammad nínú gbogbo àwọn èèyàn ìrírí ọ̀gbọ́rí aọ́fà bọ́bá sàdéhùn yóò pè fún yín wà á tọ́ lílì jẹ̀zílì tó bá bù fúnra yí gẹ́lẹ́ ma sọ pé ah, ìrìnlẹ̀ tó sì ma ọlọ́run ọmọ kọ̀kọ́ ṣùgbọ́n <laughs> ìdáre bí bomi yìí púpọ̀ jẹ́ nkùnrin lọ́rọ̀ gan kí nàìyàn fi ń jọlọ́wọ́ bá nà bí ṣe ma bóyàn lọ́rẹ̀ nù ṣe mọ̀ pé òṣèrè gbàṣìlámù ni inú ẹ̀ tó wá ń dùn ọ wá ní ẹ̀sì wà nàbí ìgan wà mà ta tàṣà yùkùbíríkà àmà fi gọ́dìn sọfẹ́ ma tí ó sẹ̀rẹ̀ lọ́la sọfẹ́ in tẹ́ ìmọ̀ wípé kèé gbogbo kèfèrí o ní wọn ọ̀gbọ́n àwọn kan wọn ṣùgbọ́n kàrànánú kò ní jẹ́ wọ́n gbádùn nígbàtí yàn ṣẹ́ṣẹ̀ ń dánà bí ìmọ̀ tí wọ́n ń sọ wípé tí ti sọ fún láti sánmà lẹ̀ ẹ̀ẹ̀kì se tí ẹ̀ láti ẹjọ́ kèé ìṣẹ́pọ̀ sí àti àjíára ti wà àti àmà ah, ọlọ́run dákun méjì àsorí ibú ọlọ́run dákun méjì àsorí ibú ọlọ́run dákun méjì àsorí ibú gbogbo owó kò tí a kó lé alọ́ onáàlà lóòlọ́ yìí bí ẹ̀ jẹ́ pàjúdé ní ìsìn kò sí padà mọ́ ó ní wọ́n mata tasha yukhbiruka amma fi godin ó ní ànàbí èmà tí ohun tún wá rí lára rẹ̀ ó ní pé ìdà tí ẹ ń ṣe wá láti India tí èkán bá nàbí ṣe rínú lára àwọn ọ̀tá ó ní bọ́bá tó wá jẹ́ pọ́ fẹ́ dáàbò bú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ ń bá ti rí kìnnìún rí abo kìnnìún níbùbá rẹ̀ bí ṣe máa tẹ́kì àmà rẹ̀ tí máa sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ma bí nǹkan tí n kẹkàn èrò ọgbọ́dọ̀ rìn wọn bá nàbí tó ṣe rí sàn sàábé rẹ̀ mú bó ṣe rí sàn mùsùlùmí náà salawatu rabbihi wa salamu alayhi arábì sallallahu alaihi wasallam báyìí òun ni áwọ́fù ẹni tí ń forí balẹ̀ fọ́ bá àdẹ́dà nìkan ṣoṣo àti gbogbo àwọn èèyàn yìí anábì sallallahu alaihi wasallam ó wá fi ìkẹ́ ó fi kọ́ ẹ̀mí ààrẹ ọgbà ń tọ́lọ̀ ọba sí fún àwọn tí wọn ò di ó sinmi díẹ̀ lòkú wọ́n pànàbí náà o lógún o ó wá fi ìkẹ́ ìkọ́ àwọn tani o àwọn ará alé rẹ̀ síbi tọ́ lọ́nu àwa náà bọ́ ó tún fi ìkẹ́ ìkọ́ àwọn muhajirun wípé eh, sáyé yìí eh, ẹgbẹ́jẹ̀ àgbẹ̀sàn kátúlé tọ̀ sí ìkẹ́ títà lè kíyàmá ó tún fi kẹ́yìn ó fi kún àmọ̀ àjírún ó fi kún àti ákẹ́kẹ́ tó bá islamu wípé in tí ń jẹ́ islamu yìí o náà ní ìkẹ́ jama'a marratan ukhra kátàtọ́ra wa bí sí ìkẹ́ ìlàfin barawalo àbí nǹkan mẹ́ sí ní ìmáàmù fi ń bá wọn jama'a lo sí ìkẹ́ o náà fi ń bá ta ní ní fi ń bá àwọn ìmáàmù lò ó ń kálukú àmà wá bíra wa níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ó nìdí tàà fi ń pariwo wípé bọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi sáláàánú mi tọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi fẹ́ lélọ́ kìí sí dandan sáàsìkí ni ó sáláàánú ṣùgbọ́n àgbàgbé ibi tí àlákọ̀ kútùbà wá sí tó sì bùkátà tí gbogbo wa la bùkátà sí òun náà ni kíso jùrẹ́jì nígbàtà sàlàyẹ́tàn wà máa fiha min al-ahkami ash-shar'iyya al-fiqhiyya àwọn ìdájọ́ fíkíù ìdájọ́ ẹ̀sìn ti ń bẹ̀m̀bẹ̀ àti yẹn díẹ̀ fún gbogbo ẹni tó bá gba ọ̀nà zìnà bí ma sọ́mọ ma fi pè bákanáà só lè tàtẹ́ntì só lè ṣe súnà ọmọ só lè fọ́mọ lọ́kọ̀ọ́ gbogbo ẹ̀ alásàlàyé rẹ̀ bí ibn lail wa idil kohar àtàwọn masáìlú mìíràn bákan náà obìnrin tí bàbá èèyàn ti bá ṣe zìnà rí sí èèyàn lè padà fẹ́ bákan náà ẹni tí ó bí ọmọ lọ́nà zìnà táà sọ pọ́mọ yẹ sọ ọmọ rẹ̀ tó ni ó sì gbọ́dọ̀ ní ẹ̀rì ná bí i nílẹ̀ àgbàgbé ṣùgbọ́n àníṣẹ́

واربطنا على قلبها وربنا سبحانه وتعالى يعين من يشاء على لطفه وعلى ربط قلبه بإيمانه وبتوكل عليه سبحانه وتعالى رمضة في واسق قلية الكيامة بحك لا حول ولا قوة إلا بلاي العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأجلله وأشكر على نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم من المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى خلق يوم خلق السماوات والأرض مئة رحمة وأنزل منها رحمة واحدة وبها نتراحم وبها تتراحم الدواب كلهن أمتنا وبهذه الرحمة أرسل الله الرسل وبهذه الرحمة أنزل الكتب وبهذه الرحمة هدى من هدى إلى سبيل الرشاد وبهذه الرحمة يرحم الابن والديه وبهذه الرحمة ترحم الأم ابنه وبهذه الرحمة نتراحم فيما بيننا وبهذه الرحمة أن جعل قلب نبينا قلب الرحمة وأن جعله نبيا نبي الرحمة وأن جعله بالمؤمنين رؤوفا رحيما وهذا النبي صلوات ربي وسلام عليه لين الله سبحانه وتعالى معاملته مع الناس ولين قلبه للناس برحمة منه سبحانه وتعالى كيف لا قال الله سبحانه وتسامى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله الآية أمة الإسلام إن الله سبحانه وتعالى أرسل نبينا محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وقد جعل الله سبحانه وتعالى نبيه المثل الأعلى إذا ضربنا مثلا للرحمة فالرسول رسول الرحمة وكانت معاملته مع الناس معاملة الرحمة صلوات ربي وسلام عليه كيف لا فتح الله سبحانه وتعالى نبيه مكة المكرمة وبدا رسول الله صلى الله عليه وسلم ينشئ أحكام الدين بمكة المكرمة ويرتب الأمور بمكة فإذا هو بخبر شنيء فظيء من رجل يقال له مالك ابن عوف هذا من الطائف جمع الناس ليحارب رسول الله صلى الله عليه وسلم وأمر كل رجل من قومه أن يخرج بجميع أمواله وأبنائه ونسائه لئلا يخاف عند الحرب وعند الموت حتى لا يخاف الموت ولا يرجع عند لقاء المسلمين إلا وقد أفنى حياته في هذه الحرب وهكذا خرج كل منهم فلما التقى المسلمون والكفار مع بعض بحنين الله سبحانه وتعالى نصر نبيه ولكن في بداية الأمر اشتد الأمر بالمسلمين لقول بعضهم لن نبلب اليوم من كثرة لكن الله سبحانه وتعالى ينصر من يشاء بنصره لا بكثرة ولكن باتباع أوامره واجتناب نواهيه كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وهكذا انهزم جيش الكفار ونصر الله سبحانه وتعالى عباده المؤمنين نصرا مؤذرا وبهذا تغلب رسول الله صلى الله عليه وسلم واصحابه على الكفار وجمعوا منهم أشياء كثيرة وهذه الغنائم حبسوها بالجعرانة فإذا الهوازن قد أسلموا وتجمعوا وذهبوا إلى رسول الله صلى الله عليه وسلم ليعلنوا أمامه إسلامهم وليرد عليهم أموالهم ونساءهم وأبناءهم لكن الرسول صلى الله عليه وسلم خيرهم بين نسائهم وأبنائهم وأموالهم فاختاروا نساءهم وأبناءهم وبهذا قدموا خطيبهم أبا سردي فخطب أم رسول الله صلى الله عليه وسلم وأنشد يقول أمن علينا رسول الله في كرم فإنك المرء نرجوه وندخر أمن على بيضة قد عاقها قدر ممزق شملها في داريا جير أبقت لها الحرب هتافا على حزن ألا قلوبهم الغماء والغمر إن لم تداركهم نعموا تنشرها يا أرجح الناس حلما حين يختبر يا خير طفل ومولود ومنتجب في العالمين إذا ما حسل البشر أمننا على نسوة قد كنت ترضوها إذ فوك تملوه من مهدي الدرر أمننا على نسوة قد كنت ترضوها وإذ يزينك ما تأتي وما تذر لا تجعلنا كمن شالت نعامته واستبق منا فإنا معشر شهر إلى آخر هذه الأبيات أمة الإسلام وبهذا قال رسول الله صلى الله عليه وسلم ما كملي ولبنى بن المطلب فهو لكم أما إذا صليت ارجعوا إلي وقولوا إنا نستشفع برسول الله صلى الله عليه وسلم المسلمين وبالمسلمين إلى رسول الله صلى الله عليه وسلم ثم عند ذلك فانظر ماذا أصنع لكم فلما صلى بهم صلى الله عليه وسلم جاءوا وفعلوا ما أمرهم به رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أمام الناس ما كان لي ولبني أبي المطلب فهو لكم فقام المهاجرون أجمعون ما كان لنا فهو لرسول الله صلى الله عليه وسلم فقام الأنصار فقالوا ما كان لنا فهو رسول الله صلى الله عليه وسلم إلى آخر هذه القصة عاملهم رسول الله صلى الله عليه وسلم برحمة كيف لا وهو نبي الرحمة وأسلموا ثم بعد ذلك بعد أن اطمأنت قلوبهم سأل رسول الله صلى الله عليه وسلم عن مالك ابن عوف أين هو قالوا كان بالطاع عند بني ثكيف فبهذا قال لهم رسول الله صلى الله عليه وسلم أخبروه أنه إن جاءني مسلما هرد عليه أمواله وأهله وأعطيته مئة من الإبل ففعلوا ذلك ولما جاءه الخبر جاء إلى رسول الله صلى الله عليه وسلم مسرعا وأعلن إسلامه فرد الرسول صلى الله عليه وسلم عليه ماله وأهله وأعطاه مئة من الإبل فلما رأى هذه العطايا الجزيلة بدأ ينشد فيقول ما إن رأيت ولا سمعت بمثله في الناس كلهم بمثل محمد أوفى وعاطى للجزيل إذا اجتدي ومتى تشاء يخبرك عما في غد إلى آخر هذه الأبيات وهكذا ضرب صلى الله عليه وسلم مثلا أعلى للرحمة بين المسلمين بين من قد أسلم من قديم بين من قد سبق إسلامه ومن, ومن أسلم جديدا وهكذا رحمة التي جعله الله جعلها الله سبحانه وتعالى في قلوب نبيه صلى الله عليه وسلم أيها المؤمنون تراحموا فيما بينكم فأنتم إخوان وقد سماكم الله سبحانه وتعالى بهذا في الكتاب العزيز بقوله إنما المؤمنون إخوة نسأل الله الذي لا إله إلا هو ألا ينزع الرحمة من جذور قلوبنا وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز لسوء المسلمين اللهم ربنا اعز لسوء المسلمين اللهم ربنا اعز لسوء المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ارحمنا برحمتك اللهم ارحمنا برحمتك اللهم ارحمنا برحمتك يا أجود الأجودين ويا أرحم الراحمين اللهم ربنا استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القالب مقلة صلية الثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء قليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا